الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن وله بعد السلام عليكم ورحمة الله وبركاته بتي أتدوني بجوكوي تي وكجا ونني في أنشاء الله يفرعوني فاكننكني الإسلام أدجكو يروي في إنتنكني الإسلام هو الاستسلام لله بالتوحيد والانكياد له بالطاعة والانكياد له بالطاعة والبراءة من الشرك وأهله ìtàn pé ní islam ọ̀nà ni kíyàn jùpa jù sẹ́lẹ̀ fún ọlọ́wọ́ bá pẹ̀lú wípé èyí ó ṣe ní ọ̀kan ṣoṣo níbi ìjọsìn wàlìkìyàdù lọ́hùn bí tọ́ èyí wà tẹ̀lé ibẹ̀ èyí ó tó sọ́bìtì fún ọlọ́wọ́ bá pẹ̀lú wípé èyàn ó bèèrè èyàn gbọ́gbà sí lẹ́nu والبراءة من الشرك وأهله èyí ó wà bọ́pá bọ́sẹ̀ tẹ́yẹnyẹ èyí ó fúrí ara yẹn èyí ó bọ́ ara yẹn kúrò lọ́dọ̀ ìntánpẹ̀ ní ẹbọ kó níbi ẹbọ tó yẹnyẹ àti kó ní ọdọ̀ àwọn tí wọ́n ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́ọ̀bá nam a ní pé ilé ganganan pé ní um, al-islam wa huwa bàbá tẹ̀síwájú pé ay a sheikh ahmad al-najmi rahimahullah wọ́n ní ọ̀nà mẹ́ta bí ìpele mẹ́ta wá ní islam wá ní a wọ́n ní al-islam fal alákọ̀ọ́kọ́ ní ìpele islam den ìpele al'iman ìnigbàgbọ́ den ìpele al'ihsan èyí tí yí fi ń gajù wa kullu martabatin laha arkanun gbogbo ìpele ìpele ìpele yìí gbogbo wọn ní àwọn arkan àwọn òpó tán gbé wọn dúró kama ja'at mufassalatan fi hadithi su'ali jibril annabiya sallallahu alaihi wasallam anil islam wal iman wal ihsan الذي رواه البخاري ومسلم عن أبي هريرة رضي الله عنه ورواه مسلم وأبو داود والدار قطني عن عمر بن الخطاب رضي الله عنه جاجبي وشواني بحديث tí Jibril alayhisalam eh, tó wá bá nabi sallallahu alaihi wasallam tó ń bèèrè àwọn ìbèèrè lọ́wọ́ annabi sallallahu alaihi wasallam àkọ́kọ́ tó kọ́ bèèrè ní pé ma'awal islam annabi sallallahu alaihi wasallam pé al-islam ọ̀nà ni shahadatu an la ilaha illallah wa anna muhammadan rasulullah wa iqamus salah wa itau zaka wa sawm ramadan wa hajjul bayt wọ́n tún bèèrè nípa al'iman anabtsalasán sálàyé fún akwai al'iman an tukmina billahi wa mala'ikatihi wa kutubihi wa rusulihi wa liyamil akhir gbogbo lè inṣáàlá yóò wà ní ìfọ́síwẹ́wẹ́ ní ọwọ́wájú inṣáàlá ọba ní pé wa amma ma'rifatu nabiyyika muhammadin sallallahu alaihi wasallam ó wá rí ẹlẹ́ẹ̀kẹta tá ń pè ní wípé nínú àwọn nǹkan mẹ́ta ta ní pé ó jọ rẹ̀yàn fún mùsùlùmí kó ma oníkéyàn ma muhammad sallallahu alaihi wasallam annabi ti gbogbo wa ń tẹ̀lé wallahi ó yẹ ká ma nabi o kà nípa rẹ̀ o mọ̀ kẹ́kẹ́ nípa rẹ̀ ilé nǹkan o jẹ́ nǹkan àbùkù in tí ó dára fún mùsùlùmí fàúkọ̀ abdullahi wa rasuluhu abdu ma pé ẹrú ọlọ́ọ̀bá ni òjíṣẹ́ ọlọ́ọ̀bá dẹ ni ba'athahu Allahu azza wa jal liyadulla an-nas ala ta'ati rabbihim wa liyudilla an-nas ala ta'ati rabbihim ọlọ́ọ̀bá rán ojú ọ̀nà ọlọ́ọ̀bá

wa amma nasabuhu so le ni pé ká mọ̀ annabi sallallahu alaihi wasallam ká mọ̀ pẹ̀lú pé kíni ta nabi wá ṣe kide ni ṣe tó mú wá àmọ́ ká wá mọ̀ annabi sallallahu alaihi wasallam ní pé ní títí ah lineage ni ní títí ìbí ni fa huwa muhammad bin abdullah muhammad ni ọmọ abdullah ọmọ abdul muttalib ọmọ hashim hashim dẹ̀ ni nínú quraish ni matiwa quraish ni nínú àwọn ọmọ lárúbáwá ni inú àwọn Lárúbáwá wá ní al-arabu al-musta'riba wọ́n ní wal-arabu al-musta'riba min dhurriyyati ismaila eh, ibn ibrahim al-khalil alayhima wa ala nabiyyina afdalu salatu wa tammu taslim shari annabi sallallahu alaihi wasallam nínú àwọn Lárúbáwá al-musta'riba àwọn Lárúbáwá pé mẹ́ta gẹ́gẹ́ bá wọn baida al-arabu al al-arabu ṣẹ́rí àwọn alákọ̀ọ́kọ́ tán pè ní àwọn alárọ́bùl bá ìdá àwọn ni àwọn lágbàwá tọ́nà bá ti parí gẹ́gẹ́ bí àwọn Ad àwọn Thamud àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ báyìí wọ́n pè wọ́n ní alárọ́bù alba'idatu àwọn lágbàwá tọ́nà ti àbádá wọn tọ́nà ti àhàlákà wọn tọ́nà ti pàwọ́rẹ́ lọ ẹlẹ́ẹ̀kejì ni alárọ́bùl àríbà àwọn tán jẹ́ àwọn lágbàwá àwọn ni wọ́n bá ìyàwó anábi ibrahim aleyhisalam hajar àti ọmọ rẹ̀ ismail na bá wọn ní makambe níbi bíbru zemzem so àmọ́ àwọn tó bá jẹ́ lineage nítorí anábi ismail aleyhisalam ó wá fẹ́ ìkan nínú àwọn ọmọ Lárúbáwá yìí tàpẹ̀ ní al'arabu al'ariba ìyẹn ni wọ́n bímọ fún so àwọn tó bá jẹ́ àwọn zuriya Ànábì Ismail because Ànábì Ismail gẹ́gẹ́gẹ́ fún àwọn ìkínṣe Lárúbáwá bọ̀bí kí wọ́n ti wà arabanized intanetu alimusta ariba ti yẹ pé wọ́n ti already dìkanú àwọn Lárúbáwá jídò kí wọ́n fẹ́ kan nínú wọn ó padà di pé àwọn náà padà wá dápọ̀ mọ́ tẹ́yẹnyẹ àwọn tó wá jẹ́ àwọn ọmọ titi Ànábì Ismail yẹ gangan tán jẹ́ titi lineage wọn gangan o àwọn náà pè ní al-Arabu al-mustariba nínú wọn ni annabi sallallahu alaihi wa alihi wa sallam ibẹ̀ ni wọ́n so ele ni àwọn kata ní láti mọ̀ nípa annabi sallallahu alaihi wa sallam ó wá da gẹ́gẹ́ bí musulmi káṣe kí ni kíyàn kọ́ nípa síyarọ annabi sallallahu alaihi wa sallam biography annabi sallallahu alaihi wa sallam kíyàn ti ẹmọ́ tààlà annabi ẹgan ta bá mọ̀ òun láfi lè tẹ́lé ta ka shama'il al-muhammadiyya ti imam tirmidhi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tíra táwọn afákọ síyarọ ni titi ibn hisham àti àwọn àlàyé àwọn àfá tí wọ́n ṣe lórí àwọn ètò lálàáfíà mẹ́ àtàwọn ètò lálàáfíà nínú àwọn yẹn ní tó ma fi ń tí gẹ́gẹ́ bí ìtàn Nabi sallallahu alaihi wa alihi wasallam oye ká mọ̀ bàbá ti tẹ̀síwájú ní aslu dini wa qa'idatuhu kí ni ìpìlẹ̀ ẹ̀sìn kí dẹ̀ ni qa'ida ẹ̀sìn ẹ jẹ́ ká kàrọ sheikh Muhammad bin Abdul Wahhab ká tó àti tó jẹ́ bí principle òfin ẹ̀sìn méjì náà ni nǹkan méjì ni al'awwal alákọ̀ọ́kọ́ ni al'amuru bi ibadati Allahi wahdahu ó ní àṣẹ tó wá lórí ìmọ̀ jọ́sìn fún ọlọ́ọba lọ́kan ṣoṣo la sharika lah tí ò sí orogún pẹ̀lú rẹ̀ wàtàrídù ala dhalika kama ṣe kíni kama ṣe tahrid kama encourage àwọn èèyàn lórí rẹ̀ kama tí wọ́n sí mú àwọn èèyàn lọ́rẹ̀ nítorí rẹ̀ afá ìwọ́n jẹ́sì fún ọlọ́ọ̀bá ní káàbí ìwọ lọ̀rẹ́ mi ìwọ ni ẹni ayò mi wà tẹ̀kfíru man tarakahu èyàn tó bá dẹ̀ fílẹ̀ tó takú lórí ìfi ìjọsìn ọlọ́ọ̀bá kalẹ̀ kíyàn bílífi pé kèfèrí lélẹ̀ kìí ṣe mùsùlùmí ìpìlẹ̀ alákọ̀ọ́nù aslu alákọ̀ọ́nù kọ́ìdà alákọ̀ọ́nù ẹjẹ́ kádìmù bàbá ní àtàní ẹlẹ́kejì ni al-inzaru shirik ká ma ké fáwọn èèyàn ká ma pariwo ká ma kìlọ̀ fún àwọn kó níbi ẹbọ fi ìbádàtí láhì níbi ìjọsìn fún Ọlọ́run Ọba wà tẹ̀gìlìzì fi ìdádìkà ká lè kókó lórí ilé ìyẹn ma ń lè lórí bẹ́ẹ̀ ni èkí fọwọ́ tẹ̀tẹ̀rẹ kí fọwọ́ yẹpẹrẹ mú ẹbọ pẹ́ ṣe fẹ́ bọ́ ní ara wàlìmọ̀ àdátù fi kí ẹ ma mú àwọn èèyàn lọ́ta ń torí rẹ̀ ike mi àti ẹwù ọ̀ta ni wáwù kí nìdí òun ṣe bọ̀ pẹ̀lú Ọlọ́run Ọba wà tẹ̀kfíru man ó lẹ́tọ̀ kí yẹn pé ní pé ah, àfá òkè fèrí ní wọ òkè ṣe mùsùlùmí kí ni dí ohun sí ẹbọ pẹ̀lú ọlọ́ọ̀bá bí ẹwà ṣàlàyé fún ní gbogbo tẹ́rọ bí ó lè máa kọdí láti gbọ́ àlàyé yé ẹyọ gbogbo ẹkú ń bẹ̀ ẹ ṣàlàyé tán ó tún atakú lórí ìmọ̀ sí ẹbọ pẹ̀lú ọlọ́ọ̀bá yìí náà then ni ilé ah, ọmọ jẹ́ rọ́dù fún àwọn tí wọ́n adiyan àbí tán pèpè ìṣe ike gbogbo ẹ̀sìn tanyanya ẹjíká kó pọ̀ ìkankan náà ni àwọn tí wọ́n jọ́sìn fẹ́ lómi ní dẹ́yìn Allah gbogbo wa ìkankan náà ni gbogbo wa àtàwọn tí wọ́n pèpè sí ìwà lọ́lọ́run owó kò ní wẹ́sìn ìwà lọ́lọ́run owó jásà ti jẹ́ kíwà rẹ̀ dá ṣe dáadáa sọ́mọ̀lá kejì tó bá ti ṣe bẹ́ẹ̀ ìwà lọ́lọ́run owó gbogbo pé à ń kírun àtàwọn tó ń pèpè sí kíyàn neutralize ẹ̀sìn àwọn ń pèpè sí wípé ẹ ká neutralize ẹ̀sìn yìí kódà lómi believe pé ẹ̀sìn ó ti wà too toxic ó ti wà too poisonous ó wà ó jẹ́ kẹtọ̀ kódà ẹlùmí believe pé ẹ̀sìn ní gbogbo wàhálà táwọn fèsì láyé ẹ̀sìn ló ń dá wàhálà yìí lẹ̀ ẹ̀sìn ní táwọn yẹmọ ni ẹ̀sìn kọ́ ló ń dá wàhálà lẹ̀ àwọn aburú táwọn yẹn ṣe ló ń dá bídá ló ń dá wa lálẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ tán ṣe lọ́ọ̀bá ló ń dá wa lálẹ̀ èyí tó wá fẹ́ tún wàhálà yìí ṣe oní tawhid oní ẹ̀sìn ọlọ́ọ̀bá oní súnnà oní kama obé ọlọ́wọ́ba kama tẹ́tí gbọ́ntọ́lọ́wọ́ba bá sọ kádẹ̀ ma gbà kádẹ̀ ma múlù in tó lè tún àwùjọ ṣe nìyẹn bàbá ní pé amurani wahuma àkọ́kọ́ àwọn ọ̀rọ̀ méjì ta ló lè tún nǹkan al'awwal àkọ́kọ́ ni an yẹ kúsọ̀lá abdu aburabba wahdahu bil ibada ó ní kí ẹrú kó mú ọlọ́ọba kó specify ọlọ́ọba pẹ̀lú ìjọsìn kó sì ọlọ́ọba lọ́kan ṣoṣo pẹ̀lú ìjọsìn kó kó dá ọlọ́ọ̀bá sàlẹ́sà pẹ̀lú ìjọsìn kó mọ̀ jọsìn fún ẹlòmínì dẹ̀yìn Allah subhanahu wa ta'ala ka'inan man kan ẹni yóò tí ó bá jẹ́ gbogbo ẹ̀ tó bá lè jẹ́ ó gbọ́dọ̀ jọsìn fún ẹlòmínì tó yàtọ̀ sí Allahu subhanahu wa ta'ala àkọ́kọ́ in amkanahu dhalika kẹrù tó wá máa pẹ̀pẹ̀ lọ síbi tàwídì yìí kẹrù máa pẹ̀pẹ̀ lọ síbi ìmá jọ́sìn fún ọlọ́ọ̀bá yìí nìkan tó bá lágbára bẹ́ẹ̀ o ti ní ìmà tó mọ̀ fi ṣe àlàyé fáwọn èèyàn ìwọ náà máa ah kí ní yìí <laughs> o ṣàlàyé fáwọn èèyàn lọ́nà tí ó gbà yáwọn èèyàn kíákíá o sí ní ah ẹlẹ́bọ ni yí o ah kí ní tẹ̀ ń ṣe kí ní yóò wá òkè akínìdí ìdí ni pé sẹ́rí ẹ̀rùn pé ọlọ́ọ̀bà lóẹ̀ká mọ̀ tẹ̀lé ọmọ pàwọn èèyàn aláìmọ̀kan ní wọ́n ó bẹ̀rẹ̀ sí ní máa mú àti bí pẹlẹbẹ àká mú ọ̀lẹ̀ jẹ láti bí pẹlẹbẹ agbóhùnẹ́ sí máa wí kò tí ẹbá yàn ni tó bá ti ní ìmọ̀ nípa rẹ̀ tó dẹ̀ ma wọ́n pọ́síbùlì rújú tán lè mú wá ike àkẹ́ ń sẹ́bọ̀ ṣe bí so bàbá ní pé wa yuhibba fihi kó wá mọ́ nífì àwọn èèyàn nítorí bẹ́ẹ̀ in táwọn torí ẹmọ́ èèyàn lọ́rẹ̀ lélé yíó ẹ̀sìn ọlọ́ọ̀bá ni ó èyàn mọ́ ń fẹ́ràn èèyàn nítorí ọlọ́ọ̀bá ọmọ ìtorí ẹ̀sìn ọlọ́ọ̀bá yìí o lè mọ́ fi múyàn àtọ̀ta náà ń pè ní wal-bara'u wọ́n ni pé wàyíwáàlì aléhì ó mọ̀ báwọn yẹn sọ̀rẹ́ nítorí rẹ̀ wàyíwáàdì aléhì ó mọ̀ yẹn lọ́ta nítorí rẹ̀ fa inna al-muwalata wal-mu'adata min usuli din ìdí ni wípé ìmọ̀ yẹn فقد أخبر الله عن إبراهيم عليه السلام الله بافو عن نيبا إبراهيم عليه السلام أنه تببرأ من قومه إكي أبقى بسي كو لارا وين يارك ومن معبوداتهم أتلارا وين كتوان جوسفون التي يعبدونها من دون الله تنمني إن كان جوسن ندي يرابا النبي إبراهيم صفوان كوي wo imi gbọ́pá bọ́sẹ̀ kó lára gbogbo yín qala ta'ala ọlọ́bá ń sọ nípa ànábì Ibrahim nínú Qur'an nínú suratu Zukhruf Ọlọ́run Ọba ní wa idh qala Ibrahim eh, li abihi nígbàtí Ibrahim alayhi salam tó ń sọ fún bàbá rẹ̀ wa qawmihi àtàwọn èèyàn rẹ̀ innani bara'un mimma ta'budun èmi bọ́pọ̀ bọ́sẹ̀ kò níbi tó ń jẹ ẹ̀yìn tẹ́ jọ́sìn fún o al ni ẹbọ́ tẹ́ mọ́ sin ìtẹ́bí ọmọ ẹ̀sìn afwan ìtẹ́bí ọmọ ẹ̀sìn òun ni ọba tó dá mi alladhi fatarani ay alladhi khalaqani wa bara'ani wa awjadani ọlọ́run ọba tó dá mi wa ansha'ani ọlọ́run ọba tó mú mi wá sí mímọ̀ wà lẹ́yìn ìgbà tí before mi sí tẹ́lẹ̀ ọlọ́run ọba wa mú mi wá sáyé òun nìkan ni ni ó fi èmi àti yí àjọ rẹ́mọ́ so aláàkọ́ lè léyìn tẹ́ èyí mọ́ múyẹ̀ lọ́rẹ̀ nítorí ọlọ́ọ̀bá ní kéké bẹ̀lẹ̀ ẹni mọ́ múyẹ̀ lọ́ta nítorí ọlọ́ọ̀bá ìdí ni wípé ọlọ́ọ̀bá lọba ti fi ń gájù ọlọ́ọ̀bá gájù ya wálọ àti bàbá wálọ ọlọ́ọ̀bá gájù àwọn àfá

because ìyá rẹ̀ ní makanatun aliyah nínú ọkàn rẹ̀ ìyá rẹ̀ ní ipò tó ga nínú ọkàn rẹ̀ so rípò tí ìyá rẹ̀ nínú ọkàn rẹ̀ yẹ Ọlọ́run bá gbọdọ̀ nípò tó ga jù bẹ́ẹ̀ lọ nínú ọkàn rẹ̀ ní tí òye wa ni ẹ ló sincerely ọlọ́ọ̀bá ta nẹ́bí sallallahu alaihi wasallam orí bí pé ó ti jábọ́ wọ́n ti ma yá rẹ̀ nínú máìdí wa wọ́n ti já ọlọ́ọ̀bá ta nẹ́bí bọ́ nínú máìdí wa a òwe rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ yẹn ọlọ́ọ̀bá ò bíjà

ìtumẹ̀ ní pé fìmílẹ̀ ẹjọ́ mọ́ tapọ̀lọ́ ọba ìtumẹ̀ rẹ̀ ní ẹ̀nà ẹ mọ́ sọ fún ẹ̀pín tẹ́ǹsì yóò dá èyí tí tán sọ fún ẹ̀rí nífà èyàn ń kírun ní tọ́rọ òtí imam imam kírun báyìí tó bá lè imam ọkàn sí lásán àwọn sọ bẹ́ ní pé afá ó ti dáa yísà àwọn brothers ní lọ bá kí ni rárá ó ní ẹ mílẹ̀ ẹfimilẹ̀ àyẹ́ ah, tí wá ní kí ní ẹ̀ tẹ́bàgẹ̀ tí máa ń ṣe ìṣàbúrú ní ìṣẹ́bàá bóyá ó ṣe zìná boyfriend girlfriend rẹ̀dàgàdán ó ń ṣe rẹ̀dàgàdá káàkiri tẹ́sàn pé kí ní tẹ́ṣe yóò dá yóò ní sẹ́yìnlẹ̀ dájọ́ mi tó bá di yamarki yamar sẹ́yìnlẹ̀ dájọ́ mi sẹ́yìn ò ní ẹni sẹ́yìn bẹ́ẹ̀ ni ẹni <laughs> ní bẹ́ẹ̀ ni tẹ́fà ní bẹ́ẹ̀ ni ẹfẹ́ kìra yín kéfèé lú <laughs> yóò kò bá yín tẹ́ bá ní rárá yóò ní ẹfimilẹ̀ ń gbà náà ẹfimilẹ̀ pẹ̀lú èyàn tí ó dájọ́ mi ha subhanallah sheikh sọ́dá al-Fawzan wọ́n sọ̀rọ̀ rí lórí ọ̀rẹ̀ yẹn kọ́ mọ́ sọ fún ẹ̀ pé afá ìtẹ̀kìlá ìbẹ̀rẹ̀ ọlọ́ọ̀bá kọ́ ní pé orí àfimílẹ̀ àtọ́lọ́ọ̀bá ṣe wọ́n ló dájọ́ mi ọ̀rọ̀ burúkú ni ọ̀rọ̀ tí ṣe ìtọ́ ni lò láti fi bá tàmù yẹn jẹ́ ni débi pé ṣe ìtọ́ ni fẹ́ jẹ́ kí ìǹkárù ni mú ń kárù wà kárí ẹ̀ tí ń sa burúkú sọ pé tó ń ṣe yí aburú ni àbí kárí ìtakò ẹ̀sìn ọlọ́ọ̀bá káwà bínú nítorí pé yẹn takò ẹ̀sìn wọ́n wá tún píkṣọ àwọn tó tún ṣàlàyé kì ní fún yín wọ́n àmọ́ píkṣọ gẹ́gẹ́ bí ọ̀daràn gẹ́gẹ́ bí tẹ́rọrìsì kan gẹ́gẹ́ bí àwọn burúgbé wà láàmọ́ yí ti pọ̀jù àwọn ọlọ́pàá ẹ̀ṣẹ̀nú gbogbo nǹkan eléyìí ò ah wọ́n tún ma báyẹjà kódà wọ́n ní ṣe kíní kan mọ́ nítorí pò kírun nítorí pò ṣe kíní kan bẹ́ẹ̀ ni tó bá ṣe tọ́lọ́wọ́ wasallam ó tọ́kan mọ́ ní ọ̀tá because ọ̀tá ọlọ́wọ́ ọba ṣẹlẹ́ẹ̀kejì wá ní ilé ìtafi dúró fún tèlé insha òun náà ni alkufur bi tọ̀gùt o ní kí o gbọ́dọ̀ ṣe kèfèrí ní gbogbo tó bá ń jọ́sẹ̀ fún ẹ̀yà ìwọ gbọ́dọ̀ believe pé èmi o Ṣàngó Ọ̀ṣun Òṣogbo Ọya kí náà ń pè eégún gbogbo ẹ̀ àwọn ni Jesus ni èmi ṣe kèfèrí ní gbogbo wọn sọ́tán kèfèrí lè mi kèfèrí kí ní mi kèfèrí nínú tẹ́ ìjọsìn fún yìí because mo ṣe kú fún wọn mo gbà pé wọ́n ìsọ lọ́wọ́ ọba ó gbùdọ̀ lélẹ̀ nínú ọkàn ó tún wá sọ fáwọn ẹ̀pẹ́ bẹ́ẹ̀ ni àní kèfèrí ní mi níbi tẹ́ ìjọsìn fún ó wá sọ pẹ̀lú confidence ó sọ pẹ̀lú boldness ó ní mọ́ sọ́kọ́ mọ́ yọ́ sọ pé ẹnu láàrin àwọn mùsùlùmí mọ́ ní pé eh èmi ò ṣe kíníkan tó bá dọ́dọ̀ àwọn christian ọlọ́run ló fẹ́ ni

Yorùbá Muslim ṣe mọ́ ròyìn pẹ̀lú leniency moderacy àwọn òun ṣe alára kíkanjọ alájà ìgbìlà bí kí náà mọ́ pé wọ́n àdáyé bí àwọn Mùsùlùmí not, extremism kìníkàkìníkan àwọn Mùsùlùmí bí ẹ̀ pé níbẹ̀ yẹn extremism pọ̀ lára ti wọn níbi bí overleniency káyọ gbogbo ẹ̀sìn káàsẹ̀ Mùsùlùmí ọbẹ̀ yọ oníbẹ̀ lára àwọn èèyàn bí àwọn àníkẹ́ bàbá yìí ibi tó gbẹ́sìn kódà ní gbogbo olúwọ̀n tó bá jẹwà níbi ọdún tó ti ń ṣe ọdún eégún òun kò mẹ́ yóò sì lọ kírun òun lọ kírun tẹ kódà ń tẹ ó gbẹ́sìnyé ń yóò lọ tó bá padà o <laughs> ìdí ní gbẹ́sìnyé ni ń ni

ó ní pé kó sọ́ra o kó wá máa kìlọ̀ fún àwọn èèyàn against ẹbọ bìjẹ̀mí ẹsùwàrí gbogbo ojú ọ̀nà tó bá wù kẹbọ gbà wá fi rububiyatillah níbi rububiyya ọlọ́ọ̀bá ni níbi pé sọ́lọ̀ọ̀bá nìkan ló lè ní ọba lọba ni gbogbo nìkan o ni eh wa mina shirki ní nǹkan tí wọ́n jẹ́ bọ ilhadu fi asma'i wa sifati ó ní kí ẹ e má ilhad níbi orúkọ ọlọ́ọ̀bá àti ròyìn rẹ̀ kí ní ilhad níbi orúkọ ọlọ́ọ̀bá àti ròyìn rẹ̀ níbi akọmọ ọlọ́ọ̀bá ní ọba ọba ọba alagbada ọba ọba aaa ọba hùhùn ọba hùhùn ọba hahaha ọba hehehe kí ni ìtumọ̀ gbogbo rẹ̀ dẹ̀rẹ̀ yìí na. adàgbà mọ́tẹ̀pá alé tí ló kára bí ajere ẹjẹ́kùn kí ni ìtumọ̀ gbogbo ọba tẹ́lù ń rẹ̀ bí a ike mú mọ́sálásí ó dáre nù náà wọ́n láì túnmọ̀ nípa ọlọ́ọ̀bá ọba ni gbogbo ilé ìlàwọn Yorùbá fi ń ròyìn Ọlọ́run Ọba àtàwọn ọ̀daràn ilhadi fi asma'i wa sifati ó fẹ́ dẹ̀lẹ́ bọ́nu ó fẹ́ di kèfèrí má di àwọn kírísítẹ̀nì àwọn kírísítẹ̀nì na ma fi orí ìròrí na ma fi ń ṣẹ́sìn wọ́n fi ìròrí ròyìn Ọlọ́run Ọba ó yẹ kọ́lọ̀ bá rí báyìí lẹ́fi kọ́lọ̀ bá ní bàbá wọ́n fi bàbá Ọlọ́run bàbá Ọlọ́run lóyọ kọmọ fún wa mi kódà ẹni mo ti rẹ̀ nìkan tó ah wo popsi mi popsi Ọlọ́run bá nù wà láì popsi múmọ̀ kí àbúrí àbíkẹ́ lórí ilé ìgbúrú ni ọlọ́bà ní pọ́psí gbogbo lè wàláhì ilhadun fi asmá ìláhì wa sifatihi ìfẹ́ ṣe kèfèrí níbi àwọn orúkọ ọlọ́bà àti ìròyìn ọlọ́bà wal aslu fi dhalika in tí jẹ́ ìpìlẹ̀ níbẹ̀rẹ̀ ni pé qalu wazawajal faman yakfur bi taghut ìpìlẹ̀ ẹ̀rí lórí pé ó gbọ́dọ̀ ṣe

so fala yasihu tawhid illa bil kufr bi taghut tawhid rẹ̀ ò tí lálàáfíà kò tí wúlò rárá àyàfi tó bá tó ṣe kèfèrí ní bí nípa wọn nǹkan mi tan joseph ní de yin allah wal bara'atu min ash-shirki wa ahlihi ó wá bo pa bo se tanyanya ó declare rẹ̀ fi pé mi ó wà bọ́pàá ẹ̀yìn tẹ́yìn sí náà èmi ò mọ̀yìn rí gẹ́gẹ́ bí ànẹ́bí Ibrahim bọ́lọ̀n sọ nípa ànẹ́bí Ibrahim alẹ́sẹ̀nà tààlù mi gaba aláyà ànẹ́bí Ibrahim ni ni extremist ẹwọ́n tààlù Ibrahim sọ ó ní mo bọ́pàbọ́sẹ̀ kó lára yín ó sọ fún bàbá rẹ̀ ni àtàwọn èèyàn rẹ̀ èmi bọ́pàbọ́sẹ̀ kó níbi ara yín gangan àti níbi tẹ́ Joseph ní ẹ̀yìn Allah lọ́dọ̀ àwọn èèyàn ni alẹ́ ẹni àwọn àfáà wèrè ah

ló jẹ́ kí àkídà kan eh, bẹ̀lára Yorùbá àkídà agbùrọ̀ sọ́ra fún àkídà ẹni pé lẹ́yìn oẹ̀ eh, bí pé ìyá bí pé òrìṣà ni yánẹ̀ òrìṣà bí ìyá ò sí wọ́láì ẹgbẹ́ ẹgbẹ́ kílà ní kíní believe kíní ẹ ló believe àwọn Yorùbá Mùsùlùmí pé tí ìyá ọlọ́ọ̀bá wá pa ọlásẹ̀ kíní kan táwọn ìyá rẹ bá ní ó because òrìṣà bí ìyá ò

ká má tẹ̀lé wọn níbi tó bá ti yapa àṣẹ Ọlọ́run bá tàbí tàbí sallallahu alaihi wasallam ẹgbùn tàbí bíbọ̀ ẹbùsọ̀ fún àbárí nínú sọ́tù Maryam ó ní Ọlọ́run ní pé wadhkur fil kitabi Ibrahim innahu kana siddiqan nabiyyan idh qala li abihi ya abati lima ta'budu ma la anúgbò ẹmù sọ fún bàbá rẹ̀ ní pé wọ bàbá mi kí ló dé tó ń jọ́sìn fún tí ò lè rí náà tí ò lè gbọ́rọ̀ kódà kò lè láó kò lè ṣe kẹ́kẹ́ fún ọ tó bá yíwọ́ kò lè ṣe kẹ́kẹ́ fún ọ ya abati mi inni qad ja'ani min al-ilmi ma lam ya'tika èmi ti nímọ̀ kan tẹ́yìn òní bàbá èmi ti mi ẹ tẹ̀lé mi <laughs> ẹwọ́n tó sọ ahdika siratan sawiyan ìfìyí mọ́nà tó tọ́ hidayatu dalalatu wal irshad in to kan bàbá mi èmi Ọlọ́hun ti fẹ́ mi ní mọ̀ t'Ọlọ́hun ò fún yín lọ́dọ̀ àwọn Yorùbá eh ọmọdé ńlá sọ bí àgbà tọ́mọdé bá ńlá sọ bí àgbà kò lè lè kíkà bí àgbà ah aye ló bá wà so bẹ́ẹ̀ ló nímọ̀ tó wá ní bẹ́ẹ̀ ni bàbá a lè nímọ̀ jù yín lọ albẹ́ẹ̀ ni because níbi ìmáyé kódà nímọ̀ jù lọ níbi ìmáyé sẹ́yìn mọ̀ physics ẹlẹ́tọ́ ọbọ̀ kan sọ́mà ẹni tọ́ọ̀bọ̀ àwálé tọ́ọ̀bọ̀ tàbá nímọ̀ pàrẹ̀ nítorá nímọ̀ pàrẹ̀ jù yínlọ sí létà yìí gbé làwọn gbé ẹ̀yìn gbélé alámà àwọn gbé wọn lè building ẹ̀ sí sọ fún wa pé ẹ̀yìn nímọ̀ jù wá lọ akíní yìí kó takùlà aká ìná sẹ́yìn ló mẹ́tọ̀ ní ìsinmi àwọn bàbá mi wá ẹ̀sìn ọlọ́ọ̀bá ẹ́ mi pé ẹ́ ọpọmọdé bá lásọ bí àgbà kò ní lẹ́kìtì àbí àgbà àfà irọ́ ni o kò rí bẹ́ níbi ẹ̀sẹ̀ ọlọ́ọ̀bá anábí Ibrahim sọ fún bàbá rẹ̀ wípé inni kọdíyà ni minal ilmi ma lam ya'tika ọlọ́ bàbá ìmí ti ní ìmọ̀kan tí ò tẹ́yìn ò ní kí ṣe ebú wọ́n áwùyẹ́ mọ́ gẹ́gẹ́ bí ẹ̀ẹ́ onímọ̀ àbí ẹ̀ẹ́ ó ti gbẹ́jù wá lọ kọ́dọ̀ ọmọ ó ti ní kèfèrí níwá ó ti lóhun níwájú wá ló ti ní kèfèrí níwá bàbá kò ní kèfèrí ní yìí in tán sọ ní pé ọlọ́run tó ti ṣí àwọn ìmọ̀ kan sí bẹ́ẹ̀ ni mo ń ṣàdúrà pé ọmọ tí ó gbọ́n jù lọ ní kẹ́ẹ̀bí ọmọ tí ó nímọ̀ jù lọ ní kẹ́ẹ̀bí ọmọ iná ni wọ́n ti nímọ̀ jù lọ ní fattabi'ni

ẹ jẹ́ ká mọ́ jọ́sì fún Ọlọ́run Ọba nìkan ká mọ́ ṣẹbọ ẹ jẹ́ ká mọ́ tẹ̀lé súnnà Nabi sallallahu alaihi wasallam ẹ jẹ́ ká fi ìmá sí àwọn àfáà yìí ilẹ̀ Ọlọ́run ni ká sìn kò tí yíwá kí ló tún wá sọ ya abati inni akhafu an lẹ́yìn lórí hey kó máa di wípé ẹ̀yà ti ṣètọ́ ní àlọ ẹjọ́ di pàdí ẹ̀yà ti ṣètọ́ lójọ dọ̀rẹ́ ẹjọ́ wà lóná lọ́dọ̀ àwọn èèyàn tó sọ fún yàbá ẹ̀ ah wà lẹ́ ó ti lọ́mọ náà ni mí ah ó ti lọ́mọ náà ni mí ẹwù kan bá ẹwù irú ẹ̀sìn ah kò lóhàn lọ́mọ ni yìí wọ́n ṣàlàyé èsì ni ṣẹ́rí àwọn kìníyẹ àwọn àfáà yẹn mọ́ fi kìníyẹ sáwọn èèyàn lórí láwọn Ah, fún tẹ́sùbá yẹn in tán mọ́ jẹ́ kó yàwó yẹn ní wípé because wọ́n fẹ́ káwọn yẹn rẹ́sìn ọlọ́bà gbọ́yí tàbá ti sọ kíní fún wọn pé ẹ́ ó ti pẹ̀yìn kéfèrí nù wọ́n tètè rí ṣe rí pẹ̀lú emotion àwọn èèyàn mo pẹ̀yìn kéfèrí àdèjọ́ kí mo jẹ́ mú sí dáadáa sí ẹ̀dẹ̀ mo pẹ̀yìn kéfèrí ha pẹ̀yìn kéfèrí rọ́nà pa mùsùlùmí ni yí in tán sọ ní pé ó láwọn sẹ́kẹ̀tẹ́ ń ṣe tó ṣe pé ọlọ́ọ̀bá ń sọ ní kùránì ànẹ́bì ń sọ nínú àwọn àhàdìtì pé tíyẹn bá ń ṣe àwọn iṣẹ́ yìí bí yẹn bá ń ṣe èyàn ah, dédé lẹ́bọ́n tó rí rẹ o àwọn ṣe àwárí tẹ́yìn ṣe látara ìfẹ́ látara pé òbí wa níyí látara pé ẹ̀gbọ́n wa àbúrò wa níyí àǹtí wa níyí aládùúgbò wa níyí a sì fẹ́ràn yín láti wọ́n ni ẹmọ́ sí mọ̀ bẹba ṣe tẹ́ kú lórí ẹ̀ Ọlọ́run lè má foríjì yín in tá ń ṣe nú wọn parọ́ mọ́ wa ní so ibi ilẹ̀ yẹn ti dó fún tẹ́ ní inṣáàlá olùkẹrí a tún tẹ̀síwájú lórí ma ṣe àlàyé lórí tẹ́ra yìí to uh, آه، هذا وصلى الله وسلم على محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وسلم وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته